Unit 13. Tone practice. Repeat each of these words after you hear it to practice saying it with the correct tone. There'll be a pause after each word to give you the chance to repeat it. Òkúta Olúmọ Ọ̀pá Ọ̀rànmíyàn Gbígbóná Ìkọ́gòsì Fúnrara mi. ààfin ọ̀ọ̀ni ifẹ̀ ìrìn àjò láàrin ọ̀sẹ̀ àǹfààní.